الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدعوكم الله سبحانه وتعالى أترى لكم كاتب يكون محمد صلى الله عليه وآله وسلم إليك وننوى نواكب الإسلام nínú àwọn kẹ tí àwọn olùmọ́sálàyé pé mọ́ bá ìsìn islami ẹjẹ́ ọ̀nà ni al'iradu an dinillahi la yata'allamuhu wala ya'malu bihi ọ̀nà ni ìmá gúnkù níbi ẹ̀sìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ìmá sẹ́rìkù níbi ẹ̀sìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kí ní dẹ̀ ma ṣiṣẹ́ tọ ẹ̀sìn ọlọ́run ọba bí tí ń wo ma ilé ìkò sí méjì kú nínú àmọ́kẹ́ tí yóò jẹ́ kí yẹn lúzi ìjẹ́ mùsùlùmí èyàn so ìtumọ̀ rẹ̀ ní pé láyà tammo bi dín ayé èyàn tó ṣe pé kò tí ẹ̀ sí àwọn ilé yìí tẹ ní anything ẹ lè rí wọn mọ́sálásí ẹ lè rí wọn ní anything tó bá ti ní ṣe pẹ̀lú ẹ̀sìn ẹ lè rí wọn bẹ̀ tó ti kọ́ dẹ̀wà ládùgbò àwọn òtẹ́ ní any connection pẹ̀lú ẹ̀sìn mẹ́ntí wọn ẹ̀rọ ọdún náà ń pè ìgúnríkò níbi ẹ̀sìn ọlọ́wọ́ba náà ń pè ìgúnríkò níbi lọ́dọ̀ ọlọ́wọ́ba ìgúnríkò lọ́dọ̀ annabuwa Muhammad sallallahu alaihi wasallam ní ìgúnríkò ti pátápátá tí yóò tẹ́ ní anything èyí ní anything ṣe mẹ́nsẹ́ pẹ̀lú ẹ̀sìn débẹ́tẹ̀ ní bá gbé ẹnìtì tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn ẹ̀sìn bí yóò sì ọ̀rà withdraw yóò ọ̀rà yọra rẹ̀ sẹ́yìn pé kò ní bá wọn participate in bẹ̀ because òun tí ó ti gé kò lè ṣẹ̀tẹ̀ yẹnyẹn àkọ́kọ́ tí ọ̀nà tí ẹ̀rọ jù lè pín sínú ọ̀nà míì tí ó lè tún èyàn fi lè gbà kó sí ẹ̀rọ òun ni àwọn usuli di àwọn foundations ẹ̀sìn tó sọ́yìn di mùsùlùmí ó yẹ kíyàn lọ kọ́ nípa ipé òkè kílà wọn kátán pè ní islam kílà wọn tán pè ní arkanul iman àwọn orígun islam wọn kí náà pè àwọn iman àwọn kí ló ma ń sọ́yìn di mùmí ní gangan àwọn kí ló ma ń sọ́yìn di kèfèrí èyàn tó báyẹ kó kọ́ nípa ilé ìgbà tí ó ma ó wá gúrúkú ń bẹ́ ó ní ọ̀rá a ìwò ẹni bẹ́ ń kọ́ ó ti gúrúkú níbi ẹ̀sìn ọlọ́ọ̀bá tó bá wá kú lórí excuse kankan kò ní ní excuse وتعالى نسأل الله العافية حتى لو عمل وهو على غير علم فعمله ضلال سواء يعرض عن العلم أولا ثم يعرض عن العمل so n tí ó dẹ̀ kọ́kọ́ يقول ń ṣẹlẹ̀ sí ẹni wípé ẹgbà yóò kọ́kọ́ tọ́n ìwé kó níbi iṣẹ́ because ìmọ̀ gangan ló ma ń bí iṣẹ́ iṣẹ́ tó bá dẹ̀ jòkó lórí ìmọ̀ òun ló ma ń jẹ́ iṣẹ́ tí ó dá tọ́lọ̀ bá gbà lọ́wọ́ yàn tó sì jòkó lórí àníyàn tó dá náà ni so kódẹ̀ lómi gan tó bá ṣiṣẹ́ gan iṣẹ́ rẹ̀ gan ánú ni kí nìdí kò jùkú lórí ma farabudda an yata'allam awwalan thumma ya'mal so musulmi gbọdọ̀ kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn lẹ́yìn ìgbà náà kọ́wú àwa máa ṣe iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé bóyẹ kí àwùjọ mùsùlùmí bí ká sí máa ṣe ìṣẹ̀mí òní wípé èyàn jí láàárọ̀ kọ́kọ́ kírun náà ni bóyẹ gbọ́rọ̀ lọ́wọ́ bá díẹ̀ ni ó yẹ kí ìmọ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kó bẹ̀rẹ̀ automatically báyìí fún àgbàlagbà ni àti fún ọmọdé bóyẹ kó ṣe rí ní mọ́sálásí máa ń wà open ó ma ń jẹ́ bí tó jẹ́ pé ó ma ń tutù ní kìí ṣe bí tó yóò kàn wá tún dá lọ ó lè dá wẹ́ bí 10 hours àyí ó tún dé gíwọ́n kàwà kí rúrù àwọn mẹ́ta mẹ́rin ó dé bẹ́ẹ̀ eré wọ́n ti sálọ problem dẹ̀ ni wípé tí thinking bá ti change tí way of thinking tó bá ti change o máa affect ẹ̀sìn way of thinking àwọn ènìyàn sí ní so sórí tẹ́kọ́ mọ́sílásí fún kàwà kírùn bẹ̀ kù sí jáde eré tó bá ti kírùn tó gbọ́dọ̀ dúró kọ mọ́ sáyéré kún bẹ̀ ní àkídà tẹ́lómi gbé lọ dì ní ìrísí yẹn ó kírùn tó bá yíó kúrò ọ̀gbọ̀rọ̀ bá ti kíní díẹ̀ bá eré gbàtánà kọ́kọ́ wọ Madina bàkí náà kọ́kọ́ masalasi ni tẹ́ẹ̀ká mọ́ kí ìrọlẹ́mọ́ kí ìrìnlẹ́gbẹ̀ẹ́ kan náà kọmọ yẹjọ́ àwọn nǹkan mẹ́lọ tó bá yá kẹfàdà mọ́ kọmọ sílásí lítà kọ́nà ọ̀rọ̀ kọmọ ewé gẹ́nà fi ṣe pánù rẹ̀ wọ́n kàrà da ìwé lórí bẹ́ àmàgbùdò ní masalasi nǹkan kọ́tọmọ yẹjọ́ ní masalasi nínú ilẹ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àmọ́ tẹ bá ní kẹwàá hálù tó wà nínú ìbáyìí àwọn àyè ní yóò kún bámúni báńkì yóò kún àwọn ìgboro okùn challenge okùn ìgbà ọjà okùn ẹbúrẹ okùn mọ́sálásí o lá tẹbáwá dí àwọn ìgbúmi láwọn ilẹ̀ lọ́gbáwá wàláhì mọ́sálásí ma ń fún bẹ̀rẹ̀ láàrin bí tí ọlọ́ọ̀bá tí ń sàánú tí ń ṣe pé bóyá tí súnmẹ̀ tí lágbàrá da dámbẹ̀ mashallah bí Libya àwọn masájìdì ma ń gbọ́ always àwọn ọmọ kéèkéé ó ti ní dáìmì tí wọ́n tún ó kọ̀ọ̀nù mọ́sálásí bí tí wọ́n pọ̀ kọjá pé wọ́n pọ̀ ní o nígbàtà bá sọ kí more than 5,000 ọmọ kéèkéé ló wọ́n mọ̀sílásí ní ọba ìtàn kéèkùn àárín ọba ẹgbùn níbà tó bá tún pọ̀ mẹ́ àwọn àgbàlagbà náà mọ̀ mọ́ àìnímọ̀ ní ṣètọ́ nínú kan ṣe tẹnuwà fún wọlé ní ẹ̀ ní bẹ̀rẹ̀ mọ̀ sí wà sí fún lórí bẹ̀rẹ̀ ọlọ́run ojoojúmọ́ wà sí bẹ̀rẹ̀ ọlọ́run lọ́gbọ́ ẹbẹ̀rẹ̀ ọlọ́run ẹbẹ̀rẹ̀ ọlọ́run ẹláníyàn tó dà ẹní ìkìláàsì ẹtẹ̀lé ànábí kò sí bí ò sí ní fall in line sí methodology because this is the truth òdodo ni alhakun gẹ́gẹ́ bẹ́ẹ̀ so mọ́sálásí ibi tí ẹ̀mọ́ ń yé ni ibi tí ẹ̀mọ́ ń yé ni tí ẹ̀mọ́ ń jókó ni kí ní kẹ́dẹ̀ tó wà problem mítà ìyàtò ti ní oní pé ṣẹ́rì mọ́ kéwò àwọn ọmọ kéèkéé náà ni àwọn kéèkéé ni ààtì náà ti kéw sẹ́yìn so àwọn ọmọ kéèkéé náà ni bí àwọn ọmọ bí àwọn ọmọ kéèkéé tẹ́sẹ̀ ń dàgbà ẹ̀hẹ́ ẹ̀rọmọ kí ó ti awáwọ̀ àwọn wàláhì tó bá dé oje to laye sheik mukbil bin hadi alwadi'i rahimahullahu ta'ala takuniya 2001 or 2 ẹmọ́ ìyẹsẹ̀ mọ́ndì rúmẹ́ yìí àwọn yóò jí láàrọ̀ mú kọ̀kọ́ lọ sí halkọ̀ láàrọ̀ rẹ̀ kí n ṣe pé bí ẹmọ́ ń ṣe gbogbo ará àdúgbò báyìí mọ́sálásí wà náà wíyà tafsir Ibn Kathir ma ti kébà ẹ̀lọ́jẹ́ olé ẹ̀ṣà lọ́bíṣẹ́ kò tún ní pẹ́lẹ̀ iṣẹ́ tó tún ní táìmù ní wọ́n tó ti dé padà gbogbo ọwọ́ rọ̀lẹ́ wọ́n tó ti buwọ́n mọ́sánlá sí padà so kí ní ó jẹ́ kí ẹ̀sìn tètè spread gan àgbóyẹ̀ ẹ̀sìn tètè spread ibẹ̀ náà ló ti mọ̀ pé pàwó ò dá oúnjẹ ò dá kíní ò dá àgbó ò dá kíní kan bàntẹ́ ò dá ibẹ̀ náà ló ti mọ̀ kọ́ ibẹ̀ náà ló ti mọ̀ kọ́ pé ilé ìlú ẹkó dá ilé ìlú ẹkó mọ́ sí ilé ìlú ẹkó mọ́ sí ibẹ̀ ló ti wá mọ́ àwọn ẹ̀rí rẹ̀ fúnra rẹ̀ ó mọ́ àwọn details ẹ̀ pé ó kẹ́ àṣíwà sí tánmà sí àṣáyà kòránì tó ti ẹ̀gbẹ́ lẹ́yìn ìwọ́n ló mọ̀ lórí ó mọ̀ ká fún ààrẹ báyìí pé à kódọ̀ náà bá sọ́bá ilẹ̀ kòránì kódà nẹ́bí sọ́bá kínìdí ó ti kọ́ ní halkọ́ àwọn ibi ìwà ara àwọn ọ̀dọ́ ibi bòmí ẹ̀tùn ara àwọn ọ̀dọ́ tó wọ́n gbìyànjú ẹ̀tùn mọ̀ráwọn ah wọ́n ti ẹmọ campus àdúgbò yíò àwọn campus gbò àwọn tó campus ilé náírà bẹ̀ tí ń kọ ẹ̀rọ̀rọ̀ sọ́gbà wọn ni àwọn shabab bọ́ se lé àwòyẹ̀ kó bí ẹ̀sìn ẹlòmíì tó padà sún débí náírà bẹ̀t ẹ̀sìn ló fẹ́ se nígbà tó sí tó fẹ́ tó fẹ́ ọkùn lọ mọ́sílásí bí ẹ̀mì lókan àwọn àfá àkọ́kọ́ lọ sílé wọn náà wọ́n lọ fẹ́jọ́ rẹ̀ sùn ọlọ́bàá ti rìn mọ́sílásí rìn pẹ̀lú àwọn kan ó ti rìn pẹ̀lú àwọn kan ó inú padà rí pé láìfò fẹ́ síbì ilé náírà bẹ̀t ló padà nígbàtọ́ fẹ́ sí ẹ̀sìn wọ́n ti lè kún wọ́n ní òsọ́dọ̀ ǹbẹ̀ wọ́n lè rí gúlówà ǹbẹ̀ gbàtẹ́dẹ̀ ṣe lè àwọn fóòdẹ̀ sọ́kọ̀ ó náà fáwọn tó ń múlò àà sọ́lábọ̀ wá ní abdulmumin ti di sọ́lá bówa ní bówa ní life bówa ní everything ah, ọgá àfáà mú wà ókè o hákàtà yẹ fàálùn àwọn sàbábù fẹ́ ṣẹ́sìn ìlú tó pẹ́ àgbàlagbà gẹ́gẹ́gẹ́ fún ayé gẹ́gẹ́ ká ma bá yí mẹ́sàlásí kẹ́ ma kẹ́kọ̀ọ́ pẹ̀sẹ̀ lọ́wọ́ bá ẹ̀yìn ò sí ẹ̀tùn ara wọn ọ̀dọ́ tó tún ṣe ẹ̀tùn gbógun tí wọn wallahi tí ẹ̀ bá ráwọn ọ̀dọ́ tí wọ́n ti wẹ́ kí wọ́n mọ̀dún pé ah alhamdulillah future bí bright tí ẹ̀ bá ráwọn ọ̀dọ́ tí wọ́n sacrifice lórí ẹ̀sẹ̀ ọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala wọ́n yẹ kí ní pé future àdúgbò yíwa iṣẹ́ bright ni inshallah àmọ́ sí wọ́n fẹ́ sọ gbogbo ọ̀dọ́ dọ́mù títan ni wọ́n fẹ́ sọ wọ́n dára náírà bẹ̀ títan ni àbú fẹ́ sọ wọ́n di yahoo tẹ́ni kí ló dé tí gbogbo wa ní ká di yahoo ni ó dá àwọ̀ sí kí ni ẹ problem tó lágbára láwùjọ yìí gẹ̀lẹ̀ wọláhì àwọn èèyàn ajẹgbódò tí wọ́n ní kọ́ra níwá wọláhì ajẹgbódò burúkú tó wọ́n ní kọ́ra níwá àìpẹ́ ni mo ń sọ̀rọ̀ obìnrin kan níjòkó tó kọjá sẹ́yìn nínú àǹkà tí àwọn obìnrin jẹ́ kó yé mi nígbàtí wọ́n sọ pé ah, inú àwọn tẹ̀mọ́ dùn àwọn obìnrin tó tí mọ̀ rí bí observe proper Islamic hijab bọ̀ inú wọn dùn tọbára ọ̀tọba ń lò wọ́n dẹ̀ ní inú wọn nífẹ̀ẹ́ sí kama lógan inú wọn dùn gẹ́gá bóyẹ káwùjọ sí rí ní ìnà ìwọ̀n tọ́bìnrin máa rí o oníkóbìnrin ma wọ nẹ́ẹ̀tì láti gbé wá rìn lọ só dídí táǹkì wá wọ nẹ́ẹ̀tì lọ ó wá ń ṣe rí búláyé inú rẹ̀ wá ń dùn ẹmọ̀ èyí tó bá jẹ́ ẹni rẹ̀ ẹni àwọn ní ma ń sọ pé ah wọ́lẹ̀ àwọn òtí lágbára tí ma wọ́ o àmá inú àmúmọ́ dùn tán bá ti rántà wọ́n àwọn òsìlẹ̀ rẹ̀ nìkan tó fẹ́ wọ ah in tó dalẹ́ fẹ́ sí o àwọn òpá àwọn òtí ní sínú àmọ́ tó ìwọ ti àrọ́dọ̀ àní dín ìwọ ti gúrípò bí ẹ̀sìn ọlọ́bọ̀ sí kò sí tó kàn nípẹ̀sìn ọlọ́bà subhanahu wa ta'ala oní òkò kan ẹ̀sìn kó mọ bá ti lọ ìmìnà bá ti mìíràn yes àwọn tó bá fẹ́ ṣe látúzẹ̀ ìdùn látúzẹ̀ ìdùn àpmọ́ ìlú ọkùn bẹ́ mọ́ discourage àwọn sàbáàbù kó níbi sí ọlọ́bà subhanahu wa ta'ala so tààlùmù ìlú wájìbù ní o ìwọ tó bá kẹ́kọ̀ọ́ nípa wọn tó jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn o ní excuse kankan nínú sàárè nítorí hadith ń bẹ anẹ́bì ní pé sallallahu alaihi wasallam wọ́n mọ̀ bèèrè lọ́wọ́ yẹn lábájá pé man rabbuk ẹlùmúrò bí i question to easy kí n sí question to easy in reality sórí mọ̀ rabbuk bí nìkan tán bèèrè àti madinuk àti man nabiyuk ọ̀rọ̀ àkídà mẹ́ta náà bèèrè lọ́wọ́ rẹ̀ gbogbo sí lífàáyé rẹ̀ ló connect mọ́ man rabbuk man nabiyyuk wa ma dinuk gbogbo ìgbésí ayé gẹ́ to live question tó attach mọ́ mẹ́ta rẹ̀ the more bó bá ṣe gbẹ́sì yẹ sí the more bí question is strong is because ìwọ tó rípò down sí bó mú pọ́lọ̀ lọ́lọ́run nígbà tó wà láyé gan tó bá wà nínú ṣòro igbó ló mẹ́sà lọ ó ti rí báyà rí inú ṣòro kan lọ àláyé igbó ló mẹ́sà lọ ta ló kọ́kọ́ máa ń pè Ya Baba, ìyá sílẹ̀ lómi máa ń pè tó bá ní ẹni jù bá mú fún mi wá ẹ̀lú àfá ha mú mọ̀ lálàlé ní ha egun lé mi tó bá wà nínú sàárè náà ó pé wàhálà díẹ̀ ló nínú ayé tó ń bàbá yẹn tó bá wà nínú sàárè tó bá ní mọ̀ rọ́bù wàláyò lágélágé ò lè kẹrọ nígbà tó wà láyé ta ló tẹ̀lé sáàmẹ́bì ló ń tẹ̀lé tó má ní but wọ́n tó gbà tó wà láyé tó bá ti gbọ́ annabi ni a ṣe ẹ́ ìwọ́n ṣe ń tẹ̀ ní òtìlẹ̀ báyìí tó bá wà nínú sàárì náà tó bá ní kí manhada rọ́jù lẹ́bí bóyí ìtàdé tálọ́kùnrin tẹ́ni ẹmọ́ tẹ̀lé tẹ́lé sí yàn ó jú ẹsẹ̀ ló ń bá lópe a muhammadu ya a ni ah, ah. orí tẹ́mi tẹ̀lé láyé tẹ̀lé náà gẹ́gẹ́ bẹ̀ẹ̀ lẹ́lẹ̀ ẹ̀sùn olórin ṣe fún ọkùnrin lọ́tọ́ọ̀tì tó ń lórí àpáta lẹ́wàá bèèrè pé máa dínú nínú sàárì ló wà ní Islam kò pọ́síbò lè sọ bẹ́ẹ̀ ilé yẹn ṣe fíìmù kìí ṣógun in tó bá ti gbélé ayé ṣe wọn ni ó jẹ kí orísìn bẹ̀rẹ̀ èyàn tí ó bá wá rí dáhùn yóò padà wá sọ gbẹ̀yìn yóò ní innama sami'tu an-nasa yaquluna shay'an faqultu nígbàtí mi wà láyé ẹwọ kí ní ẹni níta mọ́ pátá àkámta mọ́ sọ kí ní kèmíta ọ́nà ní kò nímọ̀ nípa ẹsẹ̀ àwọn màláíkà wa ma talaita ìtafẹ́lú

ó wá dé ní ìsẹ́ wọ́n sọ pé láàdìrí láàdìrí ìgbàlẹ̀ yíwa mọ́ ní pé rọ́bì jẹ̀rù ọlọ́dàkùdámi padà sáyìn gbọ́lọ̀ sọ ní sọ́tí mọ̀pínlọ́n nínú Qur'an ọlọ́lá ìlúmí tó bá ti wá kún àmì fi rọ́bì jẹ̀rù kí n lè bá sáré lọ sí olórí níbi tí mo ti gbé kalẹ̀ so mọ́jẹ̀ kó di igun tọ́lọ̀ tí wọ́n sọ ní ṣúrọ́tùlù fún kọ́ wípé wà yawma ya'addu adh-dhalimu ala yadayhi yaqulu ya laytani ittakhadhtu ma'a ar-rusuli sabila ọjọ́ tí àwọn alábòsí ó ti ìka wọn bẹ̀rẹ̀ tí wọ́n ma jẹ ìka wọn tí wọ́n ma ní pé ọlọ́ọ̀bá ó ma ṣe mí in bá ti tẹ̀lé ànàbí nínú kòkán lọ́wà ọlọ́run ó ma sọ bẹ́ẹ̀ pé ó ṣe mí o in bá ti tẹ̀lé ànàbí sallallahu alaihi wasallam ó ṣe mí o in bá ti má tẹ̀lé lágbájá ọkọ̀dẹ̀ àgọ́lá ni a lè díkiri ìjá àní òun ló sọ nínú ẹlùmí ọ̀tọ́ bá ti gbọ́rù lódó báyìí ó ti lẹ́ni tí wọ́n kọ̀ fífẹ́ ẹwẹ̀ ọmọ pẹ̀mí rí ẹ̀ tó ń sọ mẹ́rin pé wà lórí sí wá pọ̀ lórí ẹ̀sìn kí ni kàkàkà yìí tí ń pọ̀ jù lórí ẹ̀sìn fa kí ni sí ọlọ́run tó mọ̀ parí ó bàjẹ́ tó báyìí sọ́lọ́run tó mọ̀ parí ó bàjẹ́ tó báyìí ẹwọ̀rọ̀ ó sàfẹ́ justify abúrú tó fẹ́ máa ṣe òun náà kò dá lóòtọ́ àwọn kò fẹ́ fílẹ̀ sọ́lọ́mọ̀ fàyẹ́ bàjẹ́ tó báyìí ó dùdú ẹlẹ́gbẹ́ láyé ìsọkúsọ ló sọ aláàlú ló pọ̀ jù láyé yìí life telomine live láàrin owó lápò bọ́sówó microfinance bọ́sówó gúgúmí bọ́sówó kìníkan owó bank loan àwọn owó tí ò sálùbárí kàkàkẹ́ bẹ́ẹ̀ ó tún wá gbówà sí gbogbogbò kó rìbá kò sí ẹsẹ̀ kan nínú kòránì tọ́lọ ló wò gbogbo tẹni tí bá ń ṣe ikú wò farabalẹ̀ ó ti bá òun àtẹ́fẹ́jọ jagun tó kó rìbá ọlọ́run láwọn tí wọ́n bá ń nínú àwọn tí wọ́n jẹ ìyà tó lágbára jùlọ tó bá ń jẹ wọ́gbà ó ti wá gbọ́gbẹ́ ìbò dá kàkà tí ó fi fílẹ̀ àbí tó bá tẹ̀lé fílẹ̀ báyìí tó ń bí ọlọ́run lọ́dá kò fi kíní lẹ̀ tó ń tẹ́ láti encourage máa jẹ pé kí fi kíní lẹ̀ ìmánì rẹ̀ ò tí strong o ń build ìmánì lọ́wọ́ kò yẹ kó eh, discourage anybody eh, eh, ẹlòmí ah, ẹwẹ mẹ́ta kí wá ní lóòtọ́ àti kọ́wẹ́ kò dá àmá kí wá láwá aláàlú ọ̀nẹ́wà rí máa aláàlì ò lè wá rí mọ́ wallahi aláàlì ló pọ̀jù láyé àwa là ń sọ di àrámù fúnra wa sí bọ́lọ̀ sọ nípa bàní Israel Ọlọ́run ní àwọn tọ̀yẹ bá ti tó pọ̀ gan wọ́n sì sọ di àrámù fúnra wa bíyẹ̀ sí mọ́ ń sọ aláàlì di àrámù nù bóòlá jẹ́ sọ di haramu fúnra wa oníkálùkù sáà ń wá bí ó sì yóò dẹ̀ mọ́ fi ní àwẹ̀ yẹ̀ lára in tó bá ti ń ṣe tó bá ti fi ní àwẹ̀ lómẹ̀ lára lọ́nà ìtọ́ haramu ni oníkàlùkù tó wárò bí a bó sí lè rówó tó bá lè síkà tó bá ti dájú ó lè rówó láyé ó dájú ni ó dìjú à ó bá tọ́mọ̀lá kéjìjẹ́ wàláyì fi àrámù tó sí fílẹ̀wù kò wárò bí ọlọ́wù ní sí aláàlì fún so hmm? ti tàbí ọ̀tà lórí títì ní aláàlì ẹkù á kó bá kí pí mẹ́gbọ́ lọ sí títì mẹ́ kó wájú ti ọlọ́ọ̀bá aláàlí tó ní á sí mú fẹ́ sí mi ò sàrámù tèmi kó wá jòkó ti bá dìkí ọ̀tà mẹ́wàá ẹ̀ kó wá wọ́n tọ́lọ̀ fi bí ọ ọkùn kan sọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wá tọrọ owó lọ́wọ́ Ànábì Ànábì ni pé ah, mú tọrọ owó ma yamal kiyama àwọn tó bá mú ìtọrọ owó níṣẹ́ wọ́n ní àmì kan ló gama fi dáwọn pé àwọn tó má tọrọ owó láyé ni Ànábì wa ni pé èlú ló ní olówó ní kankan ah, Ànábì ni wọlé lọ́lọ́ní a ní kankan sẹ́ ó sà wọlé tútútúnulé ó kọ̀dà wá rí kìní kan tó sà lè tó bí abí 1 dirham anẹ́bùwa ní kó lọ fẹ́ ra orí àkí ó wá lọ fẹ́ ra anẹ́bùwa fún ní bísí anẹ́bì ní bó sínú gbókó lọmọ gidi wallahi next time tí ó padà ọsọ́dọ̀ anẹ́bì ó wá lẹ́ni tápò rẹ̀ kún kẹ́kẹ́ fówó ní tápò rẹ̀ kún báyìí fówó ah ọwá bá anẹ́bì ah àfikẹ́jò kó ti àláàlì o tó bá kí bí ó lọ gbọ̀nà haramu ni tó rówó ní owó àlọ́ rẹ̀ lásìkò yẹn àmóní orí ní dùn owó haramu ní wà lásìkò rẹ̀ níwà ní àpò rẹ̀ in short ẹ̀sìn ní kíyàn kọ ó gba kíyàn mọ̀ láwùjọ tèmi tèmi wà yìí ọpọlọ làwọn èèyàn fi ń ṣẹ̀sìn báwa ṣe dàgbà ní báwa ṣe dàgbà ní pé èyí ń kẹ́kọ̀ọ́ pa ẹ̀sìn èyí sí bí example tí bí ẹ̀sìn mọ́ kírun lè lè tẹ́lú ìbá jólógbò rẹ̀ bí ẹ̀sìn mọ́ jólógbò lè lè tí lè sí kí ìrìnlẹ̀ tó ń kí ọlọ́wọ̀ nígbà anábi sallallahu alaihi wasallam anábi lẹ́lú mímọ̀ kí mú fún dídí ogún ọdún ọlọ́wọ̀ sí nígbà ẹ̀kan báyìí ẹ̀yọ̀kan kí ni dí ẹlòmí ò ní ṣe rùkú dáadáa ọ̀rùkú ní nínú àwọn egun wọn sujúdì ẹlòmí ò yí báyìí yóò kọ̀ forí kanàbáyà kò ó pọ̀ bẹ́ẹ̀ ó ké fàtíà lórí òun ké gẹ́rí mọ́ngà ló ń bí ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ ó mọ́ sọ̀látù Ibrahimiyya tó ké ní tàṣáhùdù gbẹ̀yìn ó mọ́ bá ó dẹ̀ kẹ́kọ̀ọ́ parẹ̀ àwọn tó bá gbé program kalẹ̀ báyìí um, how to make seven figures in two days afẹ́sí ìjòkó kan mọ́sílásí bó ṣe lè make millions of naira láàrin ní sọ́là mọ́wọ̀rí tó bá rí millions yẹn fọ́lọ́pàá gbé mi àwọn yóò kò tí mú nínú mọ́sílásí mọ́sílásí ọ fàyàdà yóò fàyà burúkú àbíyàn fẹ́ gbọ́nà ìyá ìgbẹ̀kalẹ̀ afẹ́ kan wá bí àwọn yóò kún bí àwọn yóò ní interest inú ẹ̀sẹ̀ ẹlẹ́fẹ́ gbé kanú àwọn kọkùnlọ lórí wá sádùgbò ìgbà ibi ẹ̀kà so àwọn ọ̀dọ́ bẹ́lá dùgbò Allahu akbar kabira al-iradu àwọn yẹ́ ti gúrùkù níbi ẹ̀sìn ọmọ ọba subhanahu wa ta'ala gbogbo wọ́n tó wọ́n sí lọ́wọ́ níbi ma gún àwọn èèyàn ibi ma sẹ́rí àwọn èèyàn kó níbi ẹ̀sìn ọlọ́run wọ́n náà ipé wọ́n náà pàdé tẹ̀lúwájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala gbogbo àwọn ọ̀dọ́ tó ti fẹ́ ṣẹ́sìn tẹ́ ti lékò mẹ́ tó ti wá dọmọ búrú lè ní àwọn náà ní ó padà bá ọmọ tí ẹ̀nà jẹ́ ọmọ tí ẹ̀nà ní gbèsè ní ìbájẹ́ káwọn ọ̀dọ́ lálàáfíà aládùgbò ní gbogbo yín ọkàn yóò balẹ̀ lórí àwọn ọmọ yín tàlẹ́fẹ́ kọ̀ọ̀kan tọmọ yín tí tàlóráyè ìmí tí mò ń kàkùnrin lọ́wọ́ ní kọ̀ọ̀kan tọmọ yín àmá àwọn ọ̀dọ́ tẹ̀bá ti jẹ́ kẹ́sẹ̀ẹ́sì yẹn àwọn ẹ̀mọ́ kọ̀ọ̀kan tọmọ yín àti Imam Malik gbogbo ara mọ́gbọ́ Imam Malik Imam Malik wọ́n lè wọ́n kú ní ààrẹ ìgbìdí wọ́n ní seven after hijira bí 200 kò tí tó 200 years ẹ̀ta ní ẹ̀yìn hijira lẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam yọ̀wọ́n náà wọ́n pè ní imamu dari hijira Imam Madina ní tàbí náà fà kọwàá tán pè ní al bin Saad, Layth bin Sa'd ìkanú àwọn afánà ni àmáwọn ògbọ́júmọ̀ tó Maliki tó ń ti kí wọ́n nímọ̀ jù Málíkì lọ gẹ́bà bá ti mọ́ sọ àmáwò láwọn ọmọ kéwú tí wọ́n ṣiṣẹ́ lórí kó ìmọ̀ tí wọ́n jọ Málíkì láwọn ọmọ kéwú tí wọ́n ṣiṣẹ́ lórí wọn bọ̀ leave me sáàdọ̀ àfáàlùkù ibi tí mo fẹ́ lò bí tàǹkọ́ bí tí mo fẹ́ lò ní wípé Málíkì wá ní afẹ́wà sọ fún nìkan tí ó wá nínú tàn Málíkì náà lówó ó ní ìtọ́ because late ń tajà tí wọ́n ni àwọn tasọ lọ́jà àfáàmọ́ síṣẹ́ ìtàṣọ́kọ́ ní lọ́kàtà ó gbáfà síṣẹ́ àwọn tasọ lọ́jà tí wọ́n ni káàkiri ẹgbẹ̀ ìdíkó ìfẹ́ àfáà lè ní ṣe rárá rárá àmọ́ nìkan tó bá Imam Malik sọ ní pé àwọn kan mọ́ rẹ̀ ọlọ́wọ́ díẹ̀díẹ̀ nípa mọ́ nǹkan míì tí ó bá mọ́ gbé okó mọ́sálásí mọ́kànmẹ́ wọ́n mọ́ ìgbàlẹ̀ kí nìdí ẹni sí òmọ̀ pé ìgbà tí táwọn ọ̀dọ́ òrí bí lọ́dọ̀ rẹ̀ wọn làwọn náà fi gbádùn ọjà nígbà táwọn ọ̀dọ́ òkú lọ́dọ̀ rẹ̀ ń bí ṣe wọ́n láti fi ń gbádùn ọjà wọ̀wọ́n ọ̀dọ́ tó wá lé ní ọkàn dúó sí títì jẹ́jẹ́ rẹ̀ òun tajà ó ti ráwọn tó wà máa gbówó ilẹ̀ lọ́wọ́ rẹ̀ mọ́mí mọ́mí ẹ̀ṣọ́ ẹmà sanwó ẹmà aṣọ 22,000 sí fún federal government àbẹ́wò àwágán federal táwọn gbówó federal lójú méjèèjì tó bá wà lẹ́kọ̀ọ́ ìwọ́n pọ̀ àwọn sàbábù mẹ́ tó bá dúró wọlé bros ẹ̀sì dójú ẹmà sanwó fẹ́ sí yẹn ẹ̀tí rí jùmbí o ẹmà sọ tẹ́tí rí ni o ẹmà tẹ́tí rí ẹmà sanwó ẹmà sanwó àwọn owó rédè rédè ó kẹ̀dẹ̀ rárá nìkan títì tó bá ń travel àwọn ọ̀dọ́ títì káwọn gọ́ọ̀mẹ́ntì ń ṣe lọ́wọ́ àwọn sì lọ gbégi síbẹ̀ àwọn mọ́tò tó ń kọjá àwọn sì gbégi síbẹ̀ tálọ́ ní ẹtí lẹ́kùn kí ló ń ṣẹlẹ̀ ń bí ẹmà sanwó sanwó kíni sanwó fún kíni ẹ̀yìn ẹ̀lẹ̀ ní gbádùn àmọ́gù sàbábù ní wọ́n tí ń fásọ́ àtùbà kọ́kọ̀ tí ń fásọ́ bí lọ́wọ́ ó ha ha kò rí átán ó kékèké ní mọ́sálásí oníwà ará ìfẹ́fẹ́ lọ gbégi síbìkẹ̀ ibẹ̀ ìgbẹ̀ wọ́n lọ́wọ́ tún wà nínú ọkà rẹ̀ ah, peaceful burúkú burúkú àmáwọn alágbàkóyò nífẹ́ káwùjọ wà peaceful ti bẹ́ẹ̀ ni wọ́n fi ma gbógun ti súnnà tó bá ti kẹni tí bá ti gbógun ti súnnà o wallahi àwọn tí fẹ́ káwùjọ wà because súnnà ní sí pẹ̀lú àlàáfíà ni gbogbo àwọn agbákò tí ń ṣe láwùjọ àwọn afẹ́ kílẹ̀ ààrẹ dàmì ní kò sí dẹ́gbẹ̀ bẹ́ẹ̀ jòkó tí ẹ̀sìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala mọ́ fara ní anybody jòkó tí ẹ̀sìn ọlọ́wọ́ bá mọ́ fara ní kọ́ nípa ẹ̀sìn sallallahu alaihi wasallam àti nípa ẹ̀sìn ọlọ́wọ́ bá wà jòkó ti bẹ́ẹ̀ kò mọ̀ sí ká kọntínú yóò kù ní ọlá nínú tẹ́fì mọ́ pàtàkì pé kíyàn nímọ̀ nípa ẹ̀sìn òun náà ni kí gbà náà lámọ́ sọ wípé ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin àti sàlàyé ayà ilẹ́kùnrẹ́rẹ́ nígbàtà yàtọ̀ sí ọ̀nà àwọn magduba aléhìm ọ̀nà àwọn yahudi wọ̀nà dọ́ọ̀lìn àtàwọn àwọn nasar àwọn jesus àtàwọn christians so ìmọ̀dẹ̀ ni wọ́n dẹ̀ ríṣẹ̀ fi wáyàwá ní pé ṣẹ́gáwọn yahudi wọ́n ní ìmọ̀ àmáwọn ìlò wọ́n náà mọ́tò rí bẹ́ indahumul ilm wọ́n lè sàáyìn dáhùn láàmà àwọn níìmọ̀ àwọn òyìn síṣẹ́ àwọn nàṣọ́rọ̀ tí wọ́n ò níìmọ̀ àwọn ọmọ síṣẹ́ onáà na fi ń ṣe kérésìmesì àwọn yahudi bá wọn sí ilé àkà yahudi kérésìmesì gbóná ìgbèrè yíwa kódà kírísítẹ́nì mẹ́gan kò gbogbo bá wọn sí wọ́n ti ẹ̀pọ̀ wọ́n bá wọn sí pé yọ́rọ̀ kò sí mẹ́sìn wa ẹ̀dàpọ̀ ẹwọ́n bí ó sì wá tí ẹ̀ lójú tó mùsùlùmí mìí àwa wọ musulmi tí ó kàn olóòrùn musulmi tí ó kàn ah pásọ eh, kí ní akọ ọdún èní o pásọ wà ní pé ọdún èwò lẹ́yìn ṣe mẹ́ Christmas náà ní ìgbé ẹ̀yìn àwọn ìsọdún tó gáwọn náà gbà pé pagan festival ní ọdún ẹbọ ọdún àwọn kèfèrí ni kì í sọdún àwọn musulmi abi Allah subhanahu wa ta'ala kó sàánú ní kọkọrọ kó fèsè wà nílẹ̀ lórí ìdòdó wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته